إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله دجلج ببوك ويطلع بني كسسني ayin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni a wá ìyànà lọ́wọ́ rẹ̀ a wá àforíjì ọlọ́wọ́ bá a wá ìsọdí ọlọ́wọ́ bá níbi aburú ẹ̀mí wa àti aburú àwọn sẹ́wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́sọ́nà kò sẹ́ni ká tó lè sírò ẹni bẹ́ẹ̀ lọ́nà àyàfi Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run Ọba ni o òjíṣẹ́ Ọlọ́run Ọba sì ní pẹ̀lú ibadallah Ọlọ́run fi ayé yìí sílẹ̀ jẹ́ mùsùlùmí o Ọlọ́run Ọba mo pè gbogbo ẹ̀yàn àpátápátá ẹ páyà olúwa yín tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo látara ẹ̀mí ló ti fàjáde ẹnì kejì rẹ̀ ó wá tàkà lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ Ọlọ́run Ọba ni mo pẹ̀yìn olùgbogbo òdodo ẹ páyà kẹ́ẹ̀sì máa sọ̀rọ̀ tó ṣe déédéé tẹ́ ń ṣe léyìí yóò ma foríjì yín àwọn àṣìṣe yín yóò sì ma bá yín tún àwọn sẹ́yìn ṣe ẹni tí bá wá ń tẹ̀lé tọ́lọ́wọ́ bá àtòjíṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló ti jèrè o èrè tí fi ń ga jùlọ lẹ́yìn wá gbaná ìbádọ́lọ́ èyí tí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Ọlọ́run bá ní o èyí tí sì fi ń dájú nínú gbogbo àdádálẹ̀ ní gbogbo nǹkan tuntun tuntun tuntun tí ó sínú ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam gbogbo àdádálẹ̀ ní anu ni ó anu sẹ̀rẹ̀ ma ń sọ́yàn dèrò náà ni ibadallah ẹ jẹ́ ká páyà subhanahu wa ta'ala fattaqullaha maulakum ẹ jẹ́ ká páyà subhanahu wa ta'ala tó sì pọ́hun ni alámójútó wa wa raziqukum Ọlọ́run subhanahu wa ta'ala tó sì pọ́hun ní ń pèsè wa Ọlọ́run subhanahu wa ta'ala tó sì pọ́hun ló mójútó wa inú àwọn ọ̀rọ̀ yìí Ọlọ́run subhanahu wa ta'ala òun náà ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mójútó wa Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sì ń ṣọ́ wa gbogbo tàn sí inna Allaha kana alaykum raqiba raqib Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni Ọlọ́run Ọba ń ṣọ́ yín gbogbo tàn sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mẹ́ ó yẹ kó bí iṣẹ́ ó yẹ kó bí ìbẹ̀rù ó sì yẹ kó bí kí ẹrú kó bàbàrà Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá fẹ́ ká bàbàrà ohun ní Ọlọ́run bá subhanahu wa ta'ala sì nífẹ̀ẹ́ sí kíyàn bàbàrà rẹ̀ ẹnìkan ò ní bàbàrà Ọlọ́run bá subhanahu wa ta'ala àti kó sì pé Ọlọ́run bá nípa ìfisẹ́ muraqaba Ọlọ́run Ọba ìṣọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìsìnmà pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń ṣọ́ wa anábíwa Muhammad sallallahu alaihi wasallam nígbàtí Jibril nígbàtí ń bí gbogbo kí ni Islam kí ni iman kí ni ihsan in tí annabi sallallahu alaihi wasallam táwọn afá gbà pé ògóngó pé èyàn jọ́sìn fún Ọlọ́run Ọba òun kíyàn dé lẹ́fù ihsan in ta nabi sallallahu alaihi wasallam fi júwẹ̀ rẹ̀ ni pé an ta'budallaha ka'annaka tarahu òun náà ni pé kó máa jọ́sìn fọ́lọ́run ọba bí ìgbà kóhun rọ́lọ́run ọba báyìí èyàn bàbàrà ọlọ́run ọba nìyẹn kíyàn máa ṣe sẹ́yìn bíbà pé ah ọlọ́run ọba bíbà pọ́lọ́run ọba wà wájú yẹn báyìí fa in lam takun tarahu tó bá wá lè ṣe bíbà kóhun rí ọlọ́run subhanahu wa ta'ala fa innahu yarak wà máa ṣe bí lẹ́ni tí mọ̀ pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń rọrùn Ọlọ́run Ọba ń ríọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń ríọ̀ Ọlọ́run Ọba ní yastakhfuna minan nas àwọn manáfikí lára àrùn yí wọ́n ni pé wọ́n yí bàbára Ọlọ́run Ọba wọ́n ò ní bàbára Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n yí rí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń sọ yastakhfuna minan nas wọ́n ma sáfáwọn èèyàn wọ́n ma dọ́gbọ́ fáwọn èèyàn wọ́n ma fira wọn pamọ́ fáwọn èèyàn wala yastakhfuna min Allah wọn ò sì fira wọn pamọ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọn ò bàbàrà Ọlọ́run Ọba àwọn èèyàn ń bàbàrà wọn bàbàrà àwọn èèyàn táwọn tí wọ́n sọ ń pa àwọn èèyàn táwọn èèyàn sọ ń pa wọn

àìsí bàbàrà ọlọ́run ọba níbi ọ̀rọ̀ téèyàn sọ ó lè ṣokùnfà téèyàn fi wọ́nẹ́ anábi sallallahu alaihi wasallam sọ pé innal abida la yatakallamu bil kalima ẹrú kan lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kàn sọ̀rọ̀ ẹyọ kan náà ni anábi wá sọ pé la yubali so ó sọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba ọlọ́lá gíga so náà wá òpé ẹrú yà bí ó sọ̀rọ̀ ó bàbára emi yazillu biha fin nar yóò sì torí ọ̀rọ̀ yẹn yóò sì wọ iná iná tí ó tún wá wọ̀ yóò tún wá jìn torí pé bí iná bá ṣe jìn sí bẹ́ẹ̀ náà ni ìyà wọn ṣe lọ sí ìyà náà ṣe lágbára sí darakat iná kòtò ní o kòtò kòtò lẹ́vù ni lẹ́vù kòtò ni so anabi sallallahu alaihi wasallam sọ pé ipò rẹ̀ bí ó ṣe jì sínú náà ó jẹ́ ó dà gẹ́gẹ́ bí nǹkan tó wà láàrin east àti west ni wọ́n náà kíkò bàbàrọ̀rọ̀ ọba anabi sallallahu alaihi wasallam si le kan so si sì torí osi yẹn yóò sì wà aljanna ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ọ̀rọ̀ yìí kó ń sọ ṣùgbọ́n kò mọ̀ pé iṣẹ́ ọ̀rọ̀ òun ó gbéhùn dé ibi tó gbé èdèyàn e bó bàbàrà Ọlọ́run bá níbi ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run bá bàbàrà ó bàbàrà Ọlọ́run bá níbi ọ̀rọ̀ rẹ̀ bákanáà níbi iṣẹ́ tí yàn bá ń ṣe kí yàn bàbàrà Ọlọ́run bá subhanahu wa

kò bàbára tíra ọlọ́wọ́n bá ń sọ fún ọgbóyìn pán lè tí ẹ mọ́ gbé sílẹ̀ lẹ́ ẹgbẹ́ ni pépà náà ni ẹgbẹ́ pépà náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní kẹsẹ̀ pépà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ló wà ń ẹlòmí ò ní kò ní respect fún Ọlọ́run wa ó ti sọ di ara rẹ̀ ọgbọ́n tó bá wù ní ó ṣe ń bẹ́ ọgbọ́n tó bá wù ní ó ṣe ń bẹ́ so gbogbo bàjẹ́ tó bá fẹ́ ṣe ń bẹ́ yóò tún ṣe ń bẹ́ náà kódà gbogbo díìlì rìbá tẹ́lẹ̀ mí ó ṣe inú ilé Ọlọ́run ni ó ti ṣe gbogbo tí ó dánwò nínú ẹ̀ṣẹ̀ pé òun fẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣe lórí fóònù rẹ̀ inú ilé Ọlọ́run bá subhanahu wa ta'ala ni ó sì sí ọmọ yóò azim sha'a'ir Allah ẹni tó bá bàbára àwọn àmì Ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn ìntọ́lọ́run bá subhanahu wa ta'ala bàbára fa innaha min taqwa al-qulub ó wà nínú nǹkan tó máa jẹ́ kí ọkàn kó ní ìpáyà Ọlọ́run bá kí àwọn mọ́sánásí kó rí pé ah, ilé Ọlọ́run ní ìyẹn kan pariwo ìkan wọn pariwo nílé Ọlọ́run Ọba àbó wá sọ ilé di assembly ó wá sọ ilé di assembly pé ó yá eh, eh, arsenal kìní kan eh, kìní fútbọ́ọ̀lù àwọn kìní wọ́n tẹ̀ tí wọ́n wọ lígì àwọn kìní ló wọ lígì ọmọ sàbẹ́lómí náà ọ̀rọ̀ tí ó kán nínú ọ̀rọ̀ òṣèlú kódà òun rí kìníkà lánàá òun sẹ̀ kó lọ́dọ̀ kìníkà ni pé wọ́n sọ fún pé bí báwọn ṣe ṣètò kìní báwọn ìṣèlú ó bàbára lé ọlọ́mọba ilẹ̀ wá sọ rí tíra al-Imam ibn Khuzaymah anábi sallallahu alaihi wasallam sọ pé sayakunu fi akhiri ummati yóò padà wá nígbẹ̀yìn al'umma mi unasun àwọn èèyàn kan ọ̀rọ̀ wọn nínú masalasi ní kọ̀rọ̀ ayé ni anábi ni falaysa lillahi fihim haja ọlọ́wọ́ bò ní bùkátà sí wọn rárá so kíyàn bàbára ń subhanahu wa ta'ala Ọlọ́run bá subhanahu wa ta'ala bàbára àwọn sọ̀hábà nabi èyàn tẹ́mbẹ̀lẹ̀ àwọn sọ̀hábà nabi ń jẹ́ èyàn tẹ́mbẹ̀lẹ̀ àwọn sọ̀hábà àwọn owó ní wọ́n sọ pé abúbákiri abúbákiri gbé eh, kí ni ta ní ẹni tọ́lọ́wọ́ bá bàbára ni wọ́n yẹpẹrẹ man aada li waliyan ẹwọ́n tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọfà ẹni tó bá ń faqad adhantuhu bil harb mo ti pè sógun mo ti pè sógun pé ó yá mọ̀ bọ̀ wá ṣe bí torí èmi Ọlọ́run bá náà ló fi ń gbógun ti wọ́n àbí èmi Ọlọ́run bó wà gbé níwà gbéjà wọn oṣù tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò sí tó kàn wọ́n tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ò sí ní bàbàrà yẹn náà lójọ́ ọgbìn díniyẹ ẹwọ láti ọlọ́ọba subhanahu wa ta'ala sọ kún wọn fún àwọn tí wọ́n ka al-Qur'an láyé tamanka tamanka tamanka láyé so látara pé àwọn bàbàrà ọlọ́ọba ma ka kó ma wá kó ma ká tẹ̀lera wọn bó bá ṣe wọ́n ń ká yẹn lẹ́fùrí wa ma ga yóò ma ga yóò ma ga gẹ́gẹ́ bó ṣe ma ń ká ráyé wa manzilatuka ibi tó wà dó sílá aljanna o inda akhiri ayatin kunta taqra'uha ibi aya tó gbẹ́yìn aya tó bó ṣe ma ń ká kùránì sí ibẹ̀ náà ni ilé rẹ̀ ó lánì sí bó ayé pé iná àtẹ́nà nìkan ni ẹ ma ń ká ráyé iná àtẹ́nà nìkan ni ó ká lálìkì àmàrin sọ́rọ̀ kẹjíká iná jẹ́nà tọ́ ibi tí iná jẹ́nà dẹ́nà ní ilé tẹ́ náà níbi tó dó sí láti jẹ́nà sẹ́wọ́n tó sì pé ọ̀sán ọ̀sán òru ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá ní so yíò mọ̀ tọ́ yíò mọ̀ tọ́ ibadallah Allah bá subhanahu wa ta'ala fẹ́ ká bàbàrà ohun ta bá wà ní kọ́rọ̀ má jẹ́ kó ṣe pé gbà táwọn èèyàn bá ń rí ọ ló bàbàrà Ọlọ́run bá ah, haram haram àmọ́ tó bá dáwà báyìí a ah, halal halal ni so nígbà tó bá wà láàrin àwọn èèyàn àà ah, ah, kò dáa bọ̀ tó bá ti dáwà ọmọ bó ṣe ma ń lú ìwọ́ lọ́wọ́ bó ṣe wọ́ ọmọ bá ní innal ladhina yakhshawna rabbahum bil ghaib àwọn tí wọ́n bẹ̀rọ ọlọ́wọ́ bá ní kọ́rọ̀ àwọn lahum maghfiratun ọlọ́wọ́ bá ní àforíjì ń bẹ fún wọn wa ajrun kabir àti ẹ̀san tó tóbi bákanáà nínú hadith annabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam pé sab'atun àwọn méje kan wà yudhilluhumullahu fi dhillihi ọlọ́wọ́ bó fi wọ́n sábẹ́ bògí rẹ̀ yawma lára àwọn tí annabi sallallahu alaihi wasallam sọ pé wa rajulun arákùnrin kan zakarallah fi khalwa ó ná tí ọlọ́wọ́ bá ní kọ́rọ̀ kò sẹ́ni kankan bẹ́ fafadat àìná ojú rẹ̀ wọ́n ń súnmi ń wò pé ah orí ọlọ́wọ́ bá pọ̀ lórí òun o àbí wò pé ah, ta'ala ni ó wò pé ah bí gbogbo ẹ̀ bá dátán òun àtọ́lọ́wọ́ bá náà lókù ìgbà tí ó dáná òun àtọ́lọ́wọ́ bá wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala sí ń rí ibadallah kí yàn wa nubin majah hadithi tó lálàáfíà ni anábi ní la'alamanna aqwaman mún ma wọn yaka min ummati wani nínú al'umma mini ya'tuna yawmal qiyamah wọ́n wà lọ́jọ́ gbinde bi hasanatin àwọn ṣe dáadáa wọn kó wá jibal àwọn ṣe dáadáa yẹn tóbi bí òkè wani fayaja'alahu Allahu haba'an mansura ọlọ́wọ́ bó wá kú ọlọ́run bó sọdẹ fún ọlọ́run bó kú gbogbo ẹ̀ gbogbo tí wọ́n ṣe wọ́n ni ya Rasulullah àwọn sọ̀hábà náà yọ àwọn tí wọ́n ò fẹ́ kí wọ́n kú sẹ́ wọn so wọ́n ni sífún lánà ya Rasulullah júwe wọn fún wa èrè òjísí ọlọ́run bá so anábi sallallahu alaihi wasallam wá sọ pé a ama innahum ikhwanukum àwọn ara yìí ni wọ́n ni wa ya'khudhuna min al-layli kama ta'khudhun àwọn náà ma mú òru fi jọ́sìn fọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ sí mú yẹn sáwọn tọ́lọ́wọ́ bó tún wá bá sẹ́ jẹ́ ni ẹni pé walakinnahum bá ti dáwà pẹ̀lú àwọn ìwọ Ọlọ́run bá kò Ọlọ́run bó jọ wọ́n lójúmọ́ gbogbo haram haram tí ma ń kígbe wájú àwọn èèyàn àà ah, kò sí o bó bá dáwà báyìí ẹni tí ó mú so yóò múra yóò wọgba haram Ọlọ́run bá subhanahu wa ta'ala lónìí ibadallah hadithi ó fi ń yé pàtàkì kíyàn bàbàrà Ọlọ́run subhanahu wa ta'ala kíyàn wọ́gbẹ̀ Ọlọ́run ní lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala tún ni ibadallah bákanáà àwọn sára fọ́mẹ́ ní rí wọ́n máa bàbà Ọlọ́run bá pẹ̀lú muraqaba wa ta'zim wọ́n máa sọ Ọlọ́run bá bẹ́ẹ̀ sí na wọ́n máa gbé Ọlọ́run bá ga so Abdullah ibn Mubarak ń sọ fálákùnrin ka pé raqibillah máa sọ Ọlọ́run bá máa bàbà bí pé máa sọ Ọlọ́run bá máa bàbà Ọlọ́run bá so ma sí gbàgbọ́n orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni wà nínú àwọn mọ̀kùbìtì àwọn mọ̀kùbìtì na àwọn tí wọ́n ní rẹ̀lẹ̀ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n mọ̀ jọ́sìn fún Ọlọ́run pẹ̀lú rẹ̀lẹ̀ àwọn tí wọ́n mọ̀ rábàbà lọ́sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala àwọn tí wọ́n tún wá ní ìrẹ̀lẹ̀ fún ẹrú rẹ̀ bí alimamu Sa'adi bá ń ṣe ṣàlàyé tí àwọn tán jẹ́ mọ̀kùbìtì nìyàn àwọn mọ̀kùbìtì àwọn tí wọ́n nírẹ̀lẹ̀ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n nírẹ̀lẹ̀ wọ́n magbàrí fọ́lọ́wọ́ bá kí a bá bàrá tọ́lọ́wọ́ bá sọ wọ́n ní ọlọ́wọ́ bá ló sọ báyìí kí ah, a mẹ́rin àà ọlọ́wọ́ bá sọ ọ́nà agbọ́kó wà èmi mọ̀ pọ́lọ́wọ́ bá sọ ṣùgbọ́n yìí bàbàrá tọ́lọ́wọ́ bá sọ yìí sí bàbàrá tí ó ṣe fún mi lálìkì yàmà ìtumà rẹ̀ nìyẹn so ìbàbàrá ń tán Nabi sallallahu alaihi wasallam sọ Nabi sallallahu alaihi wasallam sọ eh, quite right Rasul so but tàbá wo kílùkọ rẹ̀ eh, you know tàbá wo in modern context ìtumà rẹ̀ ni pé eh, èmi gbọ́ tánàbí sọ bọ̀ èmi ò bàbára rẹ̀ tó gbogbo báhùn so ẹni tó bá bàbára Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn ẹ̀san tó ga Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló pèsè fún ẹni bẹ́ẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò pọn wọlé lálkìyàmà Ọlọ́run bó pọn wọlé ẹgbà ẹwà wọn tọ́lọ́wọ́ bá subhanahu ta'ala ala manabiri àwọn tó ṣe pé wọ́n wà lórí mímbàrí ìmọ́lẹ̀ báyìí lójọ́ ọgbẹ́ndẹ̀ ni ẹ̀yìnà bàbàrà ọlọ́wọ́ bá ń gbàtẹ̀ wà láyé wọn ò ní sọ fún yín pọ́rọ̀ ọlọ́wọ́ bá ní quite right ọ̀dọ́ ọ̀dọ́ ọlọ́run ló ti wá ẹ má sì mí gbọ́ but tàbátún wòye sí bá mi náà so ìtumọ̀ rẹ̀ ni pé ìyìn bàbára rẹ̀ tó bá wọn tí ń fi wájú wọ́lẹ̀ pé wọ́n lọ́lọ́wọ́ bá wí kí n sì gbá ibadallah ajíká bàbára ọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ajíká Ọlọ́run bá tóbi lẹ́mi wa àwọn ọ̀nà tí yà fi ma ń bàbára Ọlọ́run bá subhanahu wa ta'ala lẹ́ẹ̀kakuwa èyí ó rẹ̀ lórí rẹ̀ ni o èyí ó sì bẹ́ bá subhanahu wa ta'ala fún aláwọ̀kọ́ lára àwọn ọ̀nà tí ma ń jẹ́ kí ìbàbàrà Ọlọ́run bá kó wó lẹ́mìíyàn kó ga lẹ́mìíyàn òun ni at-ta'arrufu ila Allah kíyàn rábàbà lọ sọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala kíyàn mọ̀ Ọlọ́run bá bákan náà ibadallah lára rẹ̀ náà ni pé kíyàn mọ̀ pé gbogbo tẹ́yàn ṣe Ọlọ́run bá subhanahu wa ta'ala láwọn olùjẹ́rìí léyàn lórí àmàláìkà ó jẹ́rì ilẹ̀ olórí gbogbo tó ń ṣe pátápátá gbogbo tó ń dáwò tó rò pẹ́nìkan orí ọ mawari wa inna alaikum la hafidhin bákan náà ibadallah ọwọ́ owó jẹ́rì o gbogbo tí yàn fọwọ́ mú tó fọwọ́ ṣe ó jẹ́rì pé òjò báyìí báyìí wọ́n ma jẹ́rí àwọn ma sọ̀rọ̀ ẹsẹ̀ ní wọ́n ma jẹ́rí sí gbogbo ara àyàn tí a bá ti rántí ilé ìgbé ee gbogbo tó ń ṣe yìí gbogbo àwọn ara wọn ẹn pé ara yóò padà pàyàn sí lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ o lára àwọn nǹkan tí ó padà ṣiṣẹ́ ìgéǹsìyàn lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ lára àyàn ẹgbẹ́ ara àyàn gan ní ma ń bèèrè fáwọn nǹkan mí gbà mí jẹ́ tí ẹni àbí ṣe ara náà ni ó ma bèèrè fún ara ní ó ma bèèrè fún ṣùgbọ́n tó bá dá alkiyama ara àwọn ni ó ma jẹ́rìí against yẹn wájú ọlọ́run báwo ọlọ́run kódà òun ni ó tún ṣe báyìí ọmọ èèyàn wà máa wògbé àà ah, àṣìjọ́ sé ni ẹrú ọlọ́run bá

Allah subhanahu wa ta'ala says in the Noble Quran, rabbi ala kulli shay'in hafiz. Allah subhanahu wa ta'ala monitors everything. Ala kulli shay'in hafiz. Allah monitors every single thing. Those that we know and those that we do not know. So that is why we have to be cautious of Allah subhanahu wa ta'ala, muraqabatullah. We have to be cautious of the rule of Allah. We have to be cautious of the punishment of Allah. We have to be cautious of what Allah subhanahu wa ta'ala glorifies. إذا ما خلوت الدهر يوما فلا تقل خلوت ولكن قل علي رقيب That is why whenever you are alone, you should be cautious of Allah subhanahu wa ta'ala. You should know that Allah subhanahu wa ta'ala wa huwa yaraka ina hina taqum wa taqallubaka fi sajidin Allah subhanahu wa ta'ala sees you when you stand and when you go around amongst those who pray. Allah subhanahu wa ta'ala sees you. So whenever you are alone, don't think you are alone. Don't say you are alone. walakin قُلَ alayya raqibun But say that on me are those who are monitoring me. Allah subhanahu wa ta'ala monitors you. Inna Allah kana alaykum raqiba. Allah monitors you. وَلَا تَحْسَبَنَّ Allaha يَغْفَلُ sa'atan. I do not think that Allah subhanahu wa ta'ala forgets for a single moment. Allah does not forget. Allah subhanahu wa ta'ala does not forget. وَمَا كَانَ رَبُّكَ Allah subhanahu wa ta'ala does not forget. But Allah forgives. and Allah is merciful. But Allah knows. And that is why Allah will prove to you on the day of judgment that He knows. Allah will call you with your actions. فَعَلْتَ كَذَا وَكَذَا You did this and that. And you have no choice. You have to admit, yes, I did it. فَعَلْتَ كَذَا وَكَذَا You did this and that. So Allah wants you to know that He knows. Allah fully knows all what you are doing. ولا أن ما تخفى عليه يغيب I do not think that whatever is hidden is hidden for Allah subhanahu wa ta'ala it is not hidden for Allah Allah knows it and Allah subhanahu wa ta'ala sees it ask Allah subhanahu wa ta'ala to put in our heart is fear ask Allah subhanahu wa ta'ala to make us a cautious slave اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا يا رب العالمين اللهم أحسن لنا دنيانا يا رب العالمين اللهم ارزقنا ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم بدلهم بخير منهم يا رب العالمين اللهم بدلهم بخير منهم يا رب العالمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخوان المسلمين في كل مكان اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تب علينا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد